صلى الله عليه وسلم يستقبل العشر الأواخر من شهر رمضان في كل سنة لما جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده ọ̀pọ̀ni fọ́fàrílà tó ṣíwá ní musulmi a ń tọ́rọ alìfí ìkìrọt gẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ẹni ọ̀bẹ̀rẹ̀ náà tó àmà jẹ́tẹ̀ gbogbo aláwọ̀ bá ní sàlìkún kí án nabi wa bá ní sàlìkún láre àti àwọn ará lé annabi àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọgbẹ̀ alkiyama ẹ̀yọ́ anẹ́sìn mo ẹjẹ́ àkọ́nà ọlọ́run eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ́dà sọ fáwọn tó lọ sáájú wa onírin àsọtẹ́lẹ̀ tó sọ fáwọn náà kábẹ̀rù rẹ̀ ká fífi ìbẹ̀rù iṣẹ́ gàgá láàrin àwa àti ya rẹ̀ ọ̀rẹ́dà ń bí ọ nínú ẹrú tọ́ kẹ́ ní ojú àwa wọ́n jẹ́ àwọn ẹrú tọ́ jẹyà tí wọ́n tẹ́sínú ọba dẹ́dà tí wọ́n di àríkọ́sẹ̀ dáadáa fún wa láwọn àsìkò inú bàrújẹ́ tó ga ní a máa wà àwa inú dùnà tó gara wa máa wà torí pé a pìlẹ̀ tí ń kíra wa gan láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ pé a kú á ti lọ àwẹ̀ yóò à ń ti náà ní kó sì máa lọ ṣùgbọ́n àwọn gbọ́yé wọ́n sì màtúmà rẹ̀ kọ́dà wọ́n tún máa dárò rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó ti lọ tí ó sì máa désàlẹ̀ ọkàn wọn jẹ́máà Ramadan yìí ó ti dá méjì ò tó ti lé awá fẹ́ lọ rẹ̀ pàdé mẹ́wàá gbẹ̀yìn lẹ́yìn ọjọ́ díẹ̀ báyìí Ànábì wa sallallahu alaihi wasallam bó ní ṣe máa ń ṣe pẹ̀lú mẹ́wàá gbẹ̀yìn ó náà ni kútùbà ọ máa dáre lórí tọ́nà máa wẹ́ká ṣùgbọ́n àrí pé bóyá gbígbọ́yẹ̀ náà tí ìkàrí ẹ̀yìn bọ́lá wọ́n sì gbàrẹ̀ wọ́n padà bọ́lá wọ́n sí o kọ́dá òdíje kútùbà kan lábi sí ṣùgbọ́n ààgì ogbò ẹ̀ta láàrin ara wọn alìtìkáf ìkóraró fún ọba jẹ́dà sí ọ̀kan nínú àwọn ilé pẹ̀lú àníyàn pé mo fẹ́ sin ọba dẹ́dà mo fẹ́ súnmà anúbí wasallallahu alaihi wasallama bó sọ náà bíkà wá iṣà wọ́n ni annabi kánà yà tẹ́kù fún àṣírà àwáṣírà min ramadan gbogbo gbàtí ramadan bá ti dé bá láyé báyìí mẹ́wàá gbẹ̀yìn ó ń ṣe ọlọ́run ma ń kòráró sínú masalasi hatta tawaffaullah táwọn kò yẹ mọ́ máa ṣe ìbàdá yìí kìí pàjẹ́ thumma atakafa azwajuhu min ba'di lẹ́gbà náà fi papòdà tán àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam àwọn náà tún di ẹni tí àwọn náà ń ṣe bẹ́ẹ̀ kí lọ́pàá tí ìyàwó ìṣàfisọ́ tí a ìjọsìn kan ni tí è ṣe wípé ojú ayé ń sàsáà nìkan ìlọ́mà ìjọsìn ni ìsúnmọ́lọ̀ ni nígbàtá nàbí ń bẹ ìsúnmọ́lọ̀ náà tó ni tí ọba sí ànàbí mà tó tún kù tí ọba sí ìṣẹ́kù lónìí kọjọ kó jẹ́ alábọ̀ọ̀rẹ́ ọ̀parẹ́ inú ẹ̀sìn kí wá ní àlé ọba ti pẹ̀lú àníyàn ìbàdà èyàn lè kóra ró sínú mọ́sùkì kọ́ jẹ́ pé ọ sáfẹ́ ń tọ́ jẹ lówó ni àníyàn kẹlò náà èléyàn lè mọ́ kúrò ní mọ́sùkì kọ́ jẹ́ pé ọ sáfẹ́ oòrùn ilé wà ń bẹ̀ ẹni eléyìí tí ń ṣe ìtìkáfù ní والصلاة والذكر كين يوم مسلاسي يوم ينافلاني يوم تواكرانيني يوم سنتي وبعدداني انتيا ما في اتكاف سنو wọ́n èé fi ìtìkáàfù máa wà rújọ́ ìtìkáàfù kèése bí a ti máa pàdé pé a lẹ́ẹ̀kan lọ́dún a lè mọ́ pàdé bí báyìí torípa ní mítí ìta máa sí ń bẹ̀. alì ìtìkáàfù tó bá jẹ́ pé rúúsù rẹ̀ gangan ìlàbá ń gbé ó ń kàlùkú òbí sí pẹ̀lú ayè tó bá mú wa hadha ar-rasul salawatu rabbi wa salamu alayhi anábi wa sallallahu alayhi wa sallama tí bá ti ń di pé ń kí àsùn bá tán ní òru mọ́júmọ́ 21 o náà ni yọ bọ̀ sí ibi tí ó ti ṣe ìtìkáf wọ́n ìjáde ń bẹ̀ salawatu rabbi rọ́bù wasalamu alẹ́ ilẹ̀ alẹ́ hajjati insan in tí wọ́n bá yàn ṣe ní mọ́ gbára bí ikú mẹ́ jẹ́mọ́ ìwògbọ̀tọ́ wọn bá ti máa sọ ìtìkáfin fún di sin àgbàngbà ti fóònù ti ẹ̀dẹ́ oun kálukú tó ti modernize ìtìkáfẹ́ ẹjọ́ ni o ẹni bá ti rìsíbù kọlùta yóò ti ti ẹ̀ka sí pé ah, ibi ilẹ̀ ọjà yìí yóò gbogbo ọjà wa yóò ma sírò rẹ̀ lọ́tún lósì bá níbi sì tí kọ́ wọn in tó sì tó fa ìtìkáàfì o náà ni pé àárín ọjọ́ rẹ̀ tó jọjọ́ mẹ́wàá nínú àánú Ọlọ́run ibẹ̀ náà ni Lailatul Qadri wà ni lára dára tọ́lọ́ tù fún yàn yóò tún sọ́yìn di ẹni tí ó tún sọ́mà bí ẹ̀ṣẹ̀ wà tẹ́lẹ̀ lọ jama'a àwa Lailatul Qadri tiwa nílẹ̀ Yorùbá aláṣẹ papọ̀ ni a ń pariwo fún wa ẹ̀sìn wa ò tí ilé jẹ́ ẹ̀sìn ni a sìn àfi táa bá tó yẹ oúnjẹ kú ń bẹ̀ àwọn tí wọ́n sì sọ́dọ̀ oúnjẹ àwọn ni wọ́n sòótọ́ ọbẹ̀ fún a

Ànábì wa sallallahu alaihi wasallama eléyìí bó ṣe rílé eléyìí kò rí báyìí bá ṣe ṣe ló ìṣẹ̀mí rẹ̀ nú ṣùgbọ́n á di á mú ó ti só bá ṣe ń ké ìná ní lọ́n táwọn àfẹ́ẹ̀sìn ọ̀dá alé Lailatul Qadr náà jìsìn báwọn èèyàn wá ṣe sí rẹ̀ ṣe agbọ́dọ̀ lọ́wọ́ bá dẹ́dà ó in yàtọ̀ náà ṣẹ̀dọ́ ni jí ọmọ dàbẹ́ ń pẹ́kọ̀ yàtọ̀ wọ̀lẹ́yìn yàtọ̀ díẹ̀díẹ̀ jẹmáà ẹni tó bá fẹ́ ṣèkà fún wa tó fẹ́ dá padà sẹ́yìn pátápátá kí ló gbọ́nà sẹ́yìn lásán o ó fẹ́ dá padà sẹ́yìn pátápátá o ni yọ́ ma fi àwọn bàbá wa àná yọ́ ma fi sẹ̀rì fún alẹ́nu eléyìn náà bọ̀ tásàlẹ̀ ìdàdà nínú mímbàrí àwọn bàbá yìí tí wọ́n rí tó jẹ́ òdodo ẹ̀sìn kọ̀pọ̀ ṣùgbọ́n wọn ọ̀dẹ́ mi wọ́n méjì wọ́n fẹ́ ẹ̀sìn lọ́n tóòtọ́ wọ́n wá kó gbogbo ẹ̀ sórí báyìí ah níbi tí wọ́n bẹ̀rù ọlọ́ndé ṣe bí àdíṣẹ́ àbí òrẹ́rọ̀ inú wọn ọmọ túnmọ́ rẹ̀ lọ́bí ànàbí sọ tó fi di pé à ń bá wọ ní ilé àfà àti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ wípé láyò adìbùbì náà ilẹ̀ àrọ̀bọ́à ẹnì kẹfì yà náà jẹ́ èèyàn ṣùgbọ́n kẹwọn ọ̀lọ́bí pé tàn bá tẹ́nà tán kótọ́ náà iná ṣùgbọ́n tán gbẹ́rùgbá kí wọ́n wá gbé nǹkan abẹ̀mì sínú náà lẹ́ẹ̀kan náà ìbẹ̀rù lò mú wọn ó ń sí ọlọ́nsọ tí a mọ̀nà bí alámà bá járe láyé lára àwọn nǹkan ọkà nkà mẹta ọba tún

wọ́n ni wọ́n tó sọpá wọn ó sí ìnáwó àni wọ́n tó fọ́ra ẹrù fún ọdún wọ́n àgbàmọ̀ pé ah wọ́n ní ká tọ́jú rẹ̀ káìsùn fọ́ ọlọ́kọ lọ́fẹ̀ẹ́ tàà bá ti ẹsẹ bẹ́ẹ̀ bá bá kú ààkù àwọn ọ̀lẹ́ẹ̀kẹ́ ìbú wọn ṣùgbọ́n tá ń pariwo fún wa ní wípé slabọ́ọ̀sì ẹ̀kọ́ wọn ó lò fọ́wàtà a ti rí a ń dálẹ̀ ìlátòrì kọ́dìrí ilẹ̀ yìí àwọn òpé ah, jẹ́mọ́ àwọn tá ń pè láàfà lásìkò tẹ́mi ń sọ yìí wọ́n ò sí inú ẹni tí ó bọ̀ọ̀nú lé pé mo fẹ́ kàtíà kí ni ìdàjọ́ yìí yóò jókòó ní ó ronú pé kí mo tún lè ṣe kí mo eh, tún lè ṣe ìmáàmù àkọ́kọ́ lẹ́gbàá aláké súrọ̀ mẹ́sàn ìlọ́kàlọ̀dọ́ àfá rẹ̀ wọ́n sì yàn kọ̀ọ̀kan sínú wálà ní kí ní ọpọ̀ ọláun kúrò aláwọ̀ wọ́n hàn lè kéwú tí wọ́n bá lè yàn ní tí a mẹ́rò lóní o mẹ́sàn ní rú pọ̀lẹ̀ ó sì gbèdélé kọ ọmọ túnmà rẹ̀ ṣùgbọ́n ságbà pọ́kẹ̀ tuntun lọ́lọ́run tí ó bá ṣe wá kí lọ dé mú wákàdé ní ìsìlámù kò sí kí ó tí wọ́n èsẹ wá sí ìdọ́nà lọ́hun ṣùgbọ́n ọpọlọ mẹ́ tí wọ́n ìgbọ́rọ̀ kalẹ̀ wọ́n bá sọ gbọ́ ẹ̀dí wákà kó tún lè wà wọ́n làkàrí kòókò gbótúgbótú kó nǹkan kan ìgbàwó tẹ́wọ̀ ìwọ ló bú sáwá lórí kò sí tọ́jọ́ ọlọ́run kẹrọwà nígbà ló kẹkẹrẹ wọ́n ló ká mọ̀ sí omi mọ́ wọ́n ló ká mọ̀ pọ̀pẹ̀ mọ́ káàkiri gama ọya ẹ̀yìn sí ọgbàlùkọ́wà ní ògbó rẹ̀ yóò mọ̀ wá ronú pé ah, kí mo fẹ́ fi ni ni ọba mú kan nù wá láhùn lọ́hùn ó kọ̀rẹ́ ní bẹ́m̀bí o mo sì ẹ̀fẹ́ dára náà bàbá nàrú bàbá wo bàbá tọ́lọ ń dúó tí pẹ̀lú wọn bá ń tí ń bẹ pẹ̀lú ẹ̀ tí ò pín ẹ̀mì méjì àwọn ọ̀dọ́ ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ ẹ̀sìn wáyìí kátẹ̀jẹ́jẹ́ o a ìǹkẹ́ ti fọ́jú pọ̀ òòjọ́ kó fọ́jú pọ̀ o níjọ́ tí ń fọ́jú pọ̀ ó ti jórí dínàrí o wà ní ìsìn ìta wá ń rí ojú ọ̀nà tí a ṣèbóṣe ríre ẹni tí ó bá sọ fún lára gbogbo o Laylatul Qawmi kò islamu ó sì clear kèètí ìpé ọdún mẹ́sẹ̀ sísìn làfáà kan lọ jẹ gbèsè ọ̀tàtẹ́ntì ọgbàgásí nkankan fún Laylatul gbèsè Oru Oru abíyì ni ọwá lóòrùn sọ di ọ̀sán abíyì torí kíni torí kọ́kà àwọn olówó lè balẹ̀ wọn lè wá kí gbèsè ọmọ tó sẹ́yọ lọ́dún eléyìí náà so kí yẹ kílẹ̀ pé eléyìí ìṣẹ́sìn kẹmí la fi ń wá tẹba wá rí ẹni tó lò ló lọ́nú ẹ̀sìn ìgbà ni ó wà lọ gbá àfà kan wá eléyìí yóò wà ní tọ́pìkì tó ń fún ní àṣírí ọlọ́run àtòbí olóbe ní jọ́tàn bàbá yẹ bẹ̀rẹ̀ kẹ́ wọn ò ní wọ́n ò ní tí àti wọ́n kàdé bẹ́ in tí ó kàdé bẹ́ náà ni pé ah, àwọn èèyàn ìwà bá kú fi ẹlẹ̀ ní ìsìn èyàn mélòó náà ní ìṣẹ́jẹ̀ ó kù lọ ọ̀sán ní ọdá ẹjá mú nǹkan kàtà ìmá tí wọ́n ìmá nàjú tí kankan wò fi ní sùn wọ́n darin wọ́n sọ́ta ànàbí bó ní ẹ̀sẹ̀ ló kú mọ́ká wọ́n jẹ́ gbọ́gbọ́gbọ́ jẹmọ́ra ààrẹ náà labádé bí dáìsẹ̀ tó jẹ́ pé ìbí ọlọ́ndẹ̀ lè wà mẹ́ kásọ́ra rárá káwà lóde ká pé ẹjá dáadé báyìí o ń kálukú wa báyìí a wà ká fàátí àwọn bàbá wa tó jẹ́ pé kò sí tọ́lọ̀n lè gbàjú káfà tọ́ ọba máa kájú bẹ́ẹ̀ lọ lónìí o lè kàbí àbámà fàátíà alùbáríkà aliamudu wà ní ọlọ́lẹ̀ bí wọ́n ṣe ká wọ́n sì fẹ́ náà máa ká ẹ̀nà ọmọ ká jùbọn lọ wọ́n fẹ́ kí ìyẹ̀lẹ́ ẹ̀nà ọmọ ká pù láti lè lẹ́ẹ̀sì kìíní fún wọn o tí ó fi lè ká yóò súnmọ́ bí orin kò tún ní jọmọ́ pé à ń sáré iní ọ́n fi ń sọ́njọ́ náà òǹdé lónìí ó ní fatihan bàbá wọn fatihan barika

Lailatul Qadr tó rẹ̀ o àwọn èèyàn máa sára wọn jọ lọ́tún lósì ṣùgbọ́n àwọn tá ń pariwo fojú oná làwọn obìnrin ọkàn yín rọ ẹwọ wà látẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ tó bá tún ni ó tún máa rẹ̀yìn jẹ ẹjí adó tọba dẹ́dà ẹn tí ọ̀bá ṣe ìtìkáf nínú ilé rẹ̀ náà tí a bá ní mẹ́sàásíbẹ̀ níwò ní kó ṣe pálú èèyàn ẹjọ́kù fọba dẹ́dà káyìnà fílà kùránì ká jí àmá kó ń kálukú wà náà ká máa jí àmọ́ mọ́ ìpé in tó bá dẹ́dà ń sọ fún wa rẹ̀ in ti ń fẹ́rẹ̀ in tó ń sàkám torí rẹ̀ sí wa rẹ̀ in tó ń bí òfin lójú oorun tẹ́ járe láyé òun lélé àwambọ̀ Lailatul Qadr aláǹwà kọ rẹ̀ láwọn àsìkò ọlọ́run lè fìyàn sí kò gẹ́rẹ́

a àdúgbìyà ìjáde kíláàsì ìtìkáàfù in ti máa gbé jáde in ti wè báyìí àṣì èyàn fẹ́ tọ̀ èyàn fẹ́ sí nàmbà 2 èyàn fẹ́ lọ sàlùwà lápadà àlọ́lẹ̀ èyàn já ṣùgbọ́kábọ́ta kábẹ̀rẹ̀ ẹjọ́ Ẹjọ́ ah, pàdé mọ́sí. Jọmáà gbogbo tàwà sọ ìwàláì ó sì wà rọrùn sọ bá jẹ́ pé ọkàn èèyàn ń bẹ lọ́dọ̀ ọlọ́n alọ́mọ ìyá kan ọlọ́n bá ní rẹ̀ o náà ni Abu Maryam ń bẹ láyé lẹ́sìn báyìí ní masalasi náà ibi títí ń jókòó ọgagá bí bàbá tí a sọwọ́ ìwà níbi ọwọ́ wájú ìtẹ́ rẹ̀ tọ̀tẹ́ tọ́ bá yẹ pé wọ́n fẹ́ nọ mọ́ọ̀sì láàrọ̀ yọ́ lọ ìmá tí ń jẹ́ àṣọ tọ́ bá ti tó bá ti wò ìtàn yóò sọ́tọ̀ yóò fi lọ́fíndà ara ẹni tí bá mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún yóò fún lọ́fíndà yóò fi nínú lọ́fíndà kùránì ò ní àjìzá ní àbú mẹ́ríàmù gbówá yóò sì pàtàkì bó bá kéré tán yóò kéré tán tí ẹ̀rọ ara rẹ̀ bá já tó bá sàrọ̀ àtàmbẹ̀ ẹ̀ lè rí àbú mẹ́ríàmù kólóṣẹ̀ túkà ó ti

wọ́n sí lélọ́wọ́ tó tọ́ ṣùgbọ́n ìṣàṣẹ́ pé ah, kí torí kọndíṣàn wọn ní gàgàgà ó ní gbáwọn ní lọ torí àwọn pìlẹ̀ ti ma pé fátíwá òṣàṣà ń bí ẹyà kìí lè fátíwá rọrọ̀ náà wọ́n pìlẹ̀ sí náà àwọn wò pé káwọn wulẹ̀ fagbó ẹ̀pẹ́ bọ́lọ̀ ni ó bá sọ wọn bá lọ náà sí tàbímọ́rẹ́ àbájú jókò ọlọ́run dákùn bá ní gbàbọ́ rẹ̀ ọlọ́run bá ní gbàbọ́ rẹ̀ àwa náà ìkan jọ́jẹ́sì mìfẹ́ nìkọ̀ọ̀kan wá o jọ́jẹ́sì mìfẹ́ nìkọ̀ọ̀kan wá o wọ́ládà ní kẹsì rẹ̀ jẹmọ́ ẹjọ́ ó tí ẹ bá mú kára gbági ọmọ ṣe bídí alẹ̀ láti rùkọdìrì wà ni làfáà kan wà tàtẹ́ntì pé ẹmà kó kan bọ̀ alága àbẹ̀rẹ̀ kíníkàdó agbádọ̀ ọlọ́run bá a ṣe tẹ́lẹ̀sì náà rẹ̀ alájíwa náà láyàn ó tó ọdún iná bá ti ṣe tẹ́lẹ̀ àdúgbò ọ̀sáṣùwà tó bá jẹ́ pọ́lọ̀n làbá fẹ́ sí tóòtọ́ òdòdó tọ́lọ̀n fi ànàbí sórí ẹ̀ olàrí yìí bákanáà ká sì gbé ìbádà ìjìnà sí sí àrí mi kí lẹ̀ rí wa jẹ́mìn ni ànábì máa ń ti fẹ́ sí ìtìkáfù wípé Aisha tó ti dọ̀la, Khibawu mi, kí ni kànú kékeré hùn, ti rú ẹn tí a máa ta ọba ń tásí bẹ́rẹ̀ yẹwọ́ ìṣọ́rọ̀ àríà bá lè wá ìmìnà sí wò pé kéminà òsì ti káàkó sí mo lè tásẹ́gbẹ̀ ọ̀dọ́ ọ̀dà wọ́n ti wá sùn fún mi tẹ́lẹ̀ náà wọ́n náà tàti ẹni lọ́bá dọdún ànábìta àwọn òwúlẹ̀ gbáyọ̀ndà lọ́dọ̀ ìkankan aná àbáta ti ọ̀dọ̀ ti aná níta pé ṣe ìyàwó kan jú ìyàwó kan lọ ní bá níbi ìṣe jáde báyìí torí adébìnì àà ewó ní gbogbo àwọn tẹ́ntì mọ́sáàtì àìgbérọ̀ rìnà ṣe dáadáa sì léṣe torí ọlọ́ni àbí torí pé mọ́gbọ̀kọ̀ mi máa ń lọ èmi náà fẹ́ fi mọ́sálásí lọ́dún nítorí kíni torí ó mọ̀ pé ọlọ́run fẹ́ bá najú ọ wá fẹ́ gbin kàyẹ láti lẹ̀ kó píọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà sí bá sí sínú na ẹni tọ̀ máa wá sí ìtìkáàfù ọ káyàwó ẹ̀sì pé yọ lẹ́nu ìjẹ́ ni ó sí fún wọn náà ní ká tọ́jú wọn kí kébi ọmọ pa wọn ẹnu mí è tí ìfi nǹkan lẹ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọrọ̀ ah mo ṣe mistake o wàláì tí bá tayé wa in fọ́ fọ́mọ́ olùsìmá kí o mọ́ sọ́wọ́n fún ìyàwó yẹn à kéèsí ọ̀rọ̀ tó dáa o kéèsí kí ni o kéèsí ọ̀rọ̀ rí ni ò sì ní jọ́ dáa fún ìyàjú bá náà lọ nítorí wípé àwọn tọ́jẹ́ pàdù àwọn píọ̀ ọ̀rẹ́ mi kan bẹ ọkọ mọ́sálásí ilé rẹ̀ ìmáàmù tó píọ̀ àti jàmá tó píọ̀ ìwọ ilé kan ní jàmá rí o lè dáọ́ yóò mọ̀ wá rẹ̀rìn pé ìyàwó rẹ̀ ní jàmá obìnrin tí bẹ́bẹ́sá sí rẹ̀ àwọn ọmọ ní jàmá ọkọ̀ tí hal jàmá ẹ̀dàkùn àsìkò náà náà rẹ̀ nínú ẹ̀dà àtùgbọgbà ní ó sẹ̀mí wa ilé náà tuntun kó mẹ́

àsìkò tó nítorí pé jùmọ́ àmì ìtàbà tún ní ìntọ́ fẹ̀ máa ọdún náà ni a máa sàlàyé tó ró súnmọ́ kí ìjọ ọ̀tún wọ́n jẹjọ ọdún kọjẹ́ jùmọ́ àgagà ó súnmọ́ jímọ̀ ilé àti ìtúnbọ̀ ìpínlẹ̀ àlúsíkí ọba o gbogbo gbàlànkáyà òkè ṣùgbọ́n ọ̀rọ̀ màsárí gé pété ni lórí pé bóòlà àwẹ́wà ẹ̀ṣà àgbàpadà sáà nígbàpadà wọ́n lábọ́yìn wọ́n lábọ́yìn wọ́n lábọ́yìn kákọmù lọ́wọ́ ní ọdọ̀ Hanabila kákọmù lọ́wọ́ tàwí ni pé àwọn àfáà ní kákọ́kọ́ máa sọ̀rọ̀ pé sóbi ọgbà rẹ̀ padà tí ó bọ́yàn sí ìrìnàkà kí ló tá àkọ́kọ́ padà sí bí àánú Ọlọ́run tó fi bá wà dùnà kí láàánú náà àánú wípé Ọlọ́run ṣe dẹ̀kùn fẹ́ni ara rẹ̀ ọ̀bàyá kọfàwẹ̀ lẹ́ lásìkò àwẹ̀ ara rí ọ̀yà lásìkò àwẹ̀ ọlọ́sí dẹ̀kùn fún ẹni tó jẹ́ pé ààrẹ ti ẹ̀gan kéèpìnlẹ̀ ṣe ààrẹ ti arùpó lè sáré lọ́báhùn ọlọ́nikọ́ tó máa nínú ẹ̀sọ̀ àyọ́ máa bọ́ọ̀yàn oní tí a tàà sàlàyé ṣùgbọ́n olóyún tó bá di wípé kọ̀ jẹun dáadáa in tó dájú ní aláti bẹ̀ ó lè bákan náà tó ẹ́pọ̀ bí ń fún ọmọ lọ náà ni إذا قل لبنها وقل غذاء الطفل قد يتضرر ọmọná tún lè rí ìpalára ọba dẹ́dà wá sí ní ẹ̀tọ́ nítorí pé má jẹ́ aláàlẹ́ náà fi dínì mìnà harrods in tí ó níwọ́n láàkù fínú ẹ̀sì fún wa fine àti rí ìpìlẹ̀ ànútọ́lọ̀ fi bá wà lò tó bí bá wá jáwẹ̀ ṣé yóò máa bọ́ọ̀yàn ni àbí kò ní bọ́ọ̀yàn no ṣé yóò máa bọ́ọ̀yàn ni yóò tún pàpadà àbí no àbí yóò pàpadà àbí ò tẹ̀ ní ìgbà mọ́ àwambọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn Hanabila àwọn pín sí mẹ́ta ọ̀rọ̀ ẹyọ kan náà ni o wọ́n pín mẹ́ta àkọ́kọ́ almurdi walhubla idha khafata ala anfusihima la ala wa la ala auladihima aftarata wa tuftirani wa taqdiyan tàbíbáwọn tuftirani wa taqdiyan tó bẹ́ jẹ́ wípé torí ara wọn ní a fi jáwẹ̀ kìí ṣe torí ọmọ àwọn gangan ní pé tí bá ti lóyún mi èwà òkè tí bá gbáwẹ̀ kò tí ẹ̀wó tọ́ mọ́gán a jẹ́ pé ipò aláàrẹ ni àwọn aláàrẹ náà sì ni wọ́n ní ni wọn ò ní bọ́ọ̀yàn wọn gbáwẹ̀ padà ṣe ìgbọ́lọ́dọ̀ ọ̀rọ̀ tí a ní Yorùbá bí a máa jẹ ogun ẹ̀ papọ̀ a ní farabalẹ̀ ká máa kí gangan ni tí ń sọ pẹ̀lẹ̀ sí ó bè tó bá jáwẹ̀ nítorí ara rẹ̀ lọ́dọ̀ àwọn ànábílà ọlẹ́rì lórí rẹ̀ o yóò ma san àwẹ̀ ń padà kéèsè torí ọmọ rẹ̀ ilé ìjà yóò ma san àwẹ̀ yẹn padà kò sì ní bọ́yàn ìbáàjẹ́ tí fúnyàn lọ́yàn náà ni ìbáàjẹ́ tí olóyàn ni òdè ni tó bá wá jẹ́ pé àtọ́rọ̀ta lè wàlẹ̀dẹ̀ ìhìmà tó bá jẹ́ pé ẹni tó lóyún nú àbẹ́ tí ń tọ́mọ lọ́yìn wọ́n bá jáwẹ̀ kéése torí ara wọn ẹ̀rù ọmọ ní ń bá wọn wípé ah ọmọ yìí ń gbàmọ̀ gbàwẹ̀ lánàá láti nǹkan bí aago mẹ́rin kò tí ẹ̀rù ara

أفطرتا خوفا على أنفسهما وعلى أولادهما وأفطرتا آمجي جدجاوة وانبروا على وان وتنبروا منا تو àwọn àfáà ní ẹ̀mẹ́dà àmùjínà yùgọ́lábù já níbù mẹ́sìlátìlì om wọ́n ní ẹmú igun ọ̀dọ̀ ìyá ìyá náà láàlò ìdájọ́ ọtí ẹ̀ nítorí pé tí a bá dẹnu fíkíù láwọn àyè kan a máa bọ́ ọmọ lò nílò pé oríkè kan ni nínú oríkè ìyá rẹ̀ àni tí gbà sí èyàn tàn ó nígbà tí a tó gbà sí èyàn tàn bá jẹ́ bí oríkè kan oríkè ìyá rẹ̀ ìlà ń a jẹ́ wípé ìdàjọ́ ọ̀yà ni ọmọ ni ó gbé ohun bá wá jẹ́ pé obìnrin jáwẹ̀ àbí nítorí ọmọ rẹ̀ tí ń fún lọ́yàn ara rẹ̀ a jẹ́ pé ti yà tí a bá ti ro tí yà á padà síbi ọ̀rọ̀ àkọ́kọ́ wípé tuftirani pàtàkìdìyàn wọ́n ma jáwẹ̀ wọ́n sì ma san ìjẹ́ bá padà ọ̀rọ̀ kanu lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ele-kejì ni wípé àtàgbàwẹ̀ tí bá sì ń tọ́mà lọ́tọ́ bọ́nú àwẹ̀ irú ṣe wọ́n lẹ́rí wọ́n ní ṣe bí ẹ̀rí ti bí tàkọ̀kọ́ta ń sọ́lẹ̀ kan tó ń fa ọ̀rọ̀ sí sọ́n àbọ̀ ẹ̀rí táwọn ẹlìkejì mú wá tí ń tọ́kù kò ní sí kankan bẹ̀ oní ẹ̀nà àdífà ní ṣùgbùn malik tó wánú sunan bisnadi jayi wípé oúnjẹ ọlọ́n ni fóbìnrin tó bá lóyún tàbí obìnrin tí ń tọ́mọ lọ ṣùgbọ́n ká mẹ́tí ipò mẹ́rin kọmọ bá dà bíṣkìrà lẹ̀ gbé kúò tí wọ́n wíhun nínú èdè Lárúbáwá ìtumọ̀ ni wípé wùjúbù àdá ìhí àyàmà Ramadan ọlọ́n ti gbé dandan dandan ọgbọ́dọ̀ mọ́gbàwẹ̀ fún mi ìyún fòlóyún àtẹ́ntí tọ́mọ lọ ọlọ́n ti gbé dandan kúò lásìkò Ramadan kọ̀sọ̀kú kúò lọ́rùn wọn olóyún sínú Ramadan nítọ́mọlọ́sínú Ramadan dandan pé rẹ̀ rọ̀mọ̀dán bọ̀ wà ní pẹ́ hmm. ọlọ́run gbé òkú òfin ṣùgbọ́n wọ́n ṣe padà kò pọ́hùn sí kí ni o so ọ̀rọ̀ eléyìn owó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta o ni wípé tutù ìmáni wà látàkìrìyàn wọ́n ò ní sààwẹ̀ padà o wọ́n ma bọ́ọ̀yàn ni

táa bá wo bọ́lọ̀ ń ṣe gbé àwẹ̀ igan kalẹ̀ fún wa ó ní àyàmà màdùdáàtì ah ìmọ̀lọ́lọ́wọ́ táa bá gbọ́ bí iye bá ṣe ń sáwẹ̀ àtẹ́rẹ̀ mímí sọ́sọ́ rẹ̀ tẹ́rẹ̀ ọlọ́ni àwẹ̀ tí mo ní ẹgbà yìí ọjọ́ pé tẹ báyìí náà ni ṣẹ̀rí ọ̀dàbẹ̀ ń pàbẹ̀rẹ̀ fàmàǹkánà mi mọ̀rídọ̀ ẹni bá ń sàárẹ̀ nù yí ọwọ́ àbí ń bẹ lájò fa ìdẹ́tùmìnà yamin okọ̀ tó bá torí àìnírọ̀ lọ́rùn ààrẹ kọ́ wà pẹ̀lú kí ọmọ tó jẹun ààrẹ mi náà tún àjò àníbì ní kíta tún nílá àdáà bá ń bá tẹ́ ń rò wípé ọrọ̀rùn fún èèyàn tó ègìgé kan ní òyà ní àjò àìrọrùn ìnira ara ni ìrọ̀lọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wọn fine bọ́ wá ní obìnrin olóyúnú nǹkan kò ààrẹ ò sí ọwọ́ òpin á méje ń gbàwẹ̀ kí n lè fi agbára fún agbára ọlọ́n sí bẹ́ẹ̀ fún so wọ́n wà búláwẹ̀ obìnrin nǹkan kò bóyá ọmọ yìí lè mọ́rọ̀ yíò fà bóyá mi torí tí nǹkan ká bá mú méjèèjì wọ́n ti wà ń

ṣe mọ̀ àfáà mi wọ́n yájì títí tí yàn bà lórí lọ́dún eléyìí èyí ó tó bọ́mọ lọ́lọ́dún mi tí wọ́n tó kọ́kọ́ ọlọ́ọ̀mà sí rọrùn lọ́jọ́ yọ́ dapù èyí ń bẹ̀bẹ̀ àwọn obìnrin wà mọ́fà àwọn ọmọ pàjọ tí èèyàn bá ti ń ráyè náà ni ọmọ sápadà díẹ̀ díẹ̀ ah ìsáàtù kọrọrún gbogbo àwọn tí wọ́n gbà páwọn ní sápadà ó sì ń sọ ẹ̀sìn wa ni a máa sọ ẹ̀sìn wa ni a máa sọ ah, mo ti ní yàwẹ̀ báyìí lọ́rùn mo ti báyìí bẹ́ẹ̀ anábí wa bá ní kílẹ̀ rẹ̀ min hadith da da khudamu bukhari fi sahih hadith mul mu'minin aisha radhiyallahu anha ardaha ya wa aisha ni usi olon ni mamata ẹni ó bá lọ pàdé olon tó kú láyé wa alayhi sawmu tó sì láàwẹ̀ lọ́rùn sọ ẹni tó bá jẹ́ wàlíyù rẹ̀ ní kọ bá gbàwẹ̀ padà kápá kan túnmọ̀ wàlíyù sẹ́ntí ó jogun ah, obìnrin bá ń pàtà àmọ́bá wọ́n sí ìwé tí màmá wọn kọ́ọ́lẹ̀ ẹwọ ẹgbọ́n màmá mi báyìí báyìí mo kúnlẹ̀ fẹ́ fún wọn ní 25,000 kan tí wọ́n tún máa fi ta àgbàlúmọ̀ tí ń tà tí bá ti tọ́nà bá ti mú mi ọ̀dọ̀ ẹba ń fún wọn ẹyọ nínú nǹkan tí mo ní o gbogbo tí mo sì sọ ìná kò tí ìjú kò wọ́ wánú bàtírí o bákan ilẹ̀ mi tí mo sọ fi ń pé ń bẹ́wọ̀ ròdù mọ́sánásí ni kí wọ́n fi kọ́ o mo ti yọ́lẹ̀ kó ní ogún mi ẹmọ́júgún mi inú ọmọ ń dùn ṣùgbọ́n lẹ́yìn eléyìn mo nílẹ̀ lájá ẹ̀yin náà lẹ́ní mú nílẹ̀ ní bàrẹ́rà ìlànjó ẹ̀yin náà lẹ́ní mẹ́tú ṣe wò sàrẹ́ rẹ̀ pẹ́ ṣe jogbo eléyàn náà àwẹ́ 208 ń bẹ lọ́rùn mi ó àwọn àfà ní bẹ́ẹ̀ ṣe pín aṣọ tẹ́ pínlẹ̀ tẹ́ pínwó ẹ̀ pínlẹ̀ yóò lẹ́ lábáwo àwọn tí ó jogún yìí wọn ò nínú àti gbàwẹ̀ ṣọ́ máa rí wàlíyù apákàfà nínú wàlíyù ní mọ́gàjí ilé wọn ẹn tó kùnà lórí ẹbí àwáwọ̀ olórí ẹbí náà o ń gán bọ́ọ̀yàn ni fún àwẹ̀ rẹ̀ o gẹ́ náà lè gba àwẹ̀ wọ́n ni ẹgbẹ́ epo lórí ti ẹ̀ náà ẹgbẹ́ tó rí asọ́bà o làwọn tí a máa ń kó àkótán ogun àkótán kí ni o àkótán ogun àwọn fàtímọ̀ wọn àtìríyàn náà

a tó súnmọ́ kọjẹ́ pé 10 eh, ò ní kan ẹlòmí so a mo sì rí obìnrin kan tó sọ wípé nígbà tó lè gbọ́yé bá àwẹ́yẹ́ lọ bí ó ti wọ bí sí ti wọ bí wọ́n ránkì nìkan ó ní tó ń fi ń gbà Monday Thursday Monday Thursday ti fi ni ma gbígbà rẹ̀ bá ti ń dé ká máa fi ẹ̀mí wa bá lọ tó bá lọ́dọ̀ àbájí ó rí gbà pé àwọn tó bá sẹ́kù fún gẹ́bà ṣe kààlẹ̀ àwọn ọgbà kóntọ̀ náà kàn mójútó ni in tá jogun lára òkú kèésowó àti fóònù àti síìmù ti mẹ́nu ẹnìkan àbájógún bí ó ṣe pàdé ọlọ́run náà ní ti dáadáa jẹmọ́ ẹ̀bá ti rá àfáà tàbí máàmù tí ń pé ẹmúye kan wákùn tó da ṣe tí a fi owó sínú ẹ̀plóòbù fún ẹ̀plóòbù kí alábẹ́síbẹ́sí bàbá kọ́dà tún lẹ́bùn ta fẹ́ fún àwẹ̀ ń bẹ lọ́rùn wọn o so bàbá ìmọ̀mù ebi owó tẹ́fẹ́ gbà níwó lè sọ̀kalẹ̀ sọ́dọ̀ lọ ni bàbá arúgbótẹ́ iná jẹ́ àní jẹ́ kí ìdábà pín yán pọ̀ áfún 25 bàbá ní à tí ó bá fi márùn sí ó dídí àwẹ̀ ọdún gẹ̀dẹ̀ bí náà mẹ́lọ ẹ̀dí bàbá tọ́wọ́ mẹ́ eléyìí ni ẹ̀sìn fi á sórí rẹ̀ ìdàkejì ní kí ni o inú nǹkan tí a ń ṣe àmìbàrírà kọjú ọdún àdàbí kàṣẹrẹ àtìmí àtìyí kọ gbàwà dẹ́rù kó sì lùwá fún ìyọ̀nù rẹ̀ jálẹ̀ kọ́dàkùn ní paríparí àwọn tí wọ́n bá lọ tó sì dá lójú tó sì

ilé mi fi ń sin lọ́wọ́ bá mi ọmọ rẹ̀ dàdákùn nínú ọ̀dà nípa sí rẹ̀ mọ́sù wá ilẹ̀ o mọ́jì kọ́rọ̀ wọ́ dárò mọ́jì ká sì ṣe o bí a ṣe ń bá wẹ̀ lọ ìwẹ́rẹ́wẹ́rẹ́ mọ́jì ọjá gbà má tí a lọ Makka báyìí jẹ́ wọ́n dé láyọ̀ àtàlàfíà o àwọn tí a ń bẹ̀lọ́n tí a fẹ́ máa bọ̀ náà jẹ́ náà dé láyọ̀ àtàlàfíà bọ́bá tún dọdún mi jáwà náà lè lọ gbogbo ẹn tó wùn nípa ìlú ìsìlọ̀ ìtìkáfù ní Makka ọlọ́run ọba dẹ́dà dákùnjú Madina náà tó tẹ̀lé Jerusalem náà sẹ́kẹ́ náà tó tẹ̀lé tọba rọrùn bẹ́ẹ̀ oríyàn tí ọ̀rọ̀ kọ́dà rínú àwọn àfá tó sọ wípé kò sí mìíràn tí lè ṣe ìtìkáàbù tẹ̀lẹ̀ wípé ọ̀rọ̀ yẹn kò wọlé Muhammad ibn Umar ibn Lubabu al-Maliki wọ́n lè yẹn lè ṣe ní ọkọ̀ rẹ̀ bí ìdàtí ọlọ́ni ṣùgbọ́n àdàbí ò ṣe báwọ̀ bára bí ṣe ṣe ní káṣe mọ̀ àwọn kan sọ pàà lè ṣe jù ibi ọ̀rọ̀ àwọn àfáà bá ti pẹka má sọ ẹyọ kan tí wọ́n bá mú kọ́ wá sọ́bẹ̀ kí ọ̀sọ̀rọ̀ mímà sọ́kalẹ̀ fún a káfìlà káyẹ wa gbé káṣùkwá ẹbá fẹ́ fi sí lọ́n ni ọlọ́run náà ló sì ṣe ní rọrùn fún a ibi ó bá ti pẹ́ka ìtaàtì rí nǹkan míì tààrí sọ wípé ó jẹ́ àmà pé ọ̀rọ̀ ilé ọ̀tẹ̀tùwọ̀tẹ̀lẹ́ ẹ̀tú àwọn èèyàn ẹlẹ́ ẹjẹ́ kọ́rọ̀ ò sí kí ni kó yé wọn a àti Màdínà bọ́ ṣe ń bóbi ọlọ́run nígbà ilẹ̀ àfà wa àtọ́ àfá òzèífà ọ̀nà ìjẹ́ àbáṣẹ́ lọ́nà mẹ́ta bíbí àlèyàn ṣe tó bá ṣe Mẹ́kà tó ṣe Mẹ́dínà àti tó fi Jerusalem kan a rí àfá tó tún yọ mọ́sálásí méjì kó nú mẹ́ta àfá wa Sayyid ibn Musayyab mọ́sálásí Mẹ́dínà nìkan àwọn mú Jerusalem lónà ìgbà bó ṣe Mẹ́kà lónà ìgbà torí ànàbí ò ṣe mẹ́ Mẹ́dínà ló ti ṣe Mẹ́dínà ló ti ṣe Mẹ́dínà ló ti ṣe ọba dẹ́dàdà kùsànú wa mọ́fíwálẹ̀ lùwà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ àmbíọ̀ nọ́ra ní kàṣí rẹ̀ ibi Ramadan kú sí mẹ́jẹ̀ àparí ẹ̀sìnú sàárè ò àtọ́mà àtayáwá gbogbo àwọn tí ó ti mú sọ́dọ̀ nínú wa ọ̀bàdá dàdá kan bá ní ẹ̀rọ wọn lójú bá ní ráwìyàn lójú Abdulbasit ọmọ wa tọ́lọ̀ ọba sọ́dọ̀ ní àná silambi níbi ìjàmbá gáàsì ọ̀bàdá dàdá kan bá ní jẹ́ kí ọ jẹ́ di àwọn òbí rẹ̀ báni rán lójú o in tí ó tún mú wọn díkẹ̀ fèrí padà ọlọ́n tilẹ̀ fún wọn àmà pẹ̀lú bànújẹ́ tí wọ́n rí lórí ọmọ ẹni tó tún kù tó jẹ́ ẹlẹ́ àkìdì tó jẹ́gbọ́n rẹ̀ tó náà sí léṣe tí ń bẹ̀rẹ̀ sútù báyìí ọlọ́mbàní fún lálàáfíà ò bọ́rọ̀ ní kàṣẹ rẹ̀ gbogbo tó ń kàlùkù wágbédé mọ́sálásí lẹ́ni ما تجابر حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلنون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لخلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد انتصف رمضان وزاد فلا بد لنا أن نجتهد في العبادات كعادة رسول الله صلى الله عليه وسلم خصوصا في العشر الأواخر جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده فأثبتت أم المؤمنين مشروعية هذه العبادة العظيمة بعد وفاة الرسول صلى الله عليه وسلم أنها عبادة خالدة لم تتوقف على حياة رسول الله صلى الله عليه وسلم ثم أزواجه اعتكف اعتكفنا بعد رسول الله صلى الله عليه وسلم أمتنا ماذا كان يصنع رسول الله صلى الله عليه وسلم إذا كان في معتكفه كان يدخل معتكفه بعد صلاة الصبح من صباح يوم الواحد والعشرين من رمضان يذكر ربه يتلو كتاب الله يتنفل يزداد ويجتهد في العبادة خصوصا طالبا لليلة القدر التي استحفر الله سبحانه وتعالى على قيامها وعلى التعبد فيها وكذلك صلى الله عليه وسلم قد استحفنا قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال صلى الله عليه وسلم حديث أبي رضا خلص صحيحين من صم رمضان إيمانا واحتسابا غفر له ما ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بارك الله ولكم في القرآن والسنة وفر الله إياكم بما فيه من نبي في الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عبادة أصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أمتنا إن رسول الله صلى الله عليه وسلم قد شرع لنا شريعة خير وعلمنا طريق الرشد صلوات ربي وسلام عليه كان رسول الله صلى الله عليه وسلم لا يأخذ من منتقفه إلا لحاجة الإنسان كالبول والغائط أو لحاجة جاز لمن أراد أن يستري الدفاع عند كثرة البرد وإلى غير ذلك صح هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أنها وأرضاها أمتنا أخلصوا أعمالكم لله سبحانه وتعالى وأخلصوا اعتكافكم لله سبحانه وتسامى فإن هذا المكان والمسجد بيت من بيوت الله ليس ليس بسوء ولا يجوز لأحد منا أن يتكلم بكلام الدنيا في المسجد خصوصا إذا كان معتكى الله سبحانه وتعالى لأنه يستأنس بربه والرسول قد عدبنا وعلمنا هذا أمتنا فلكثرة الأقوال فيما تعلق بقضاء الصوم للحبلى والمرض لو أفطرت أيام رمضان واعلموا أن الحنابلة لهم ثلاثة أقوال في هذه المسألة والقول الأول أن الحبلى والمرضية إذا خافتا على أنفسهما وأفطرتا فإنهما تقضيان بعد رمضان أما لو أفطرتا مراءة لمسبة أولادهما فإنهما تجمعان بين الأمرين تقضيان وتطعمان لأنهما أبصرتا لمسلة الغير لا لمسلة أنفسهما والقول الثالث عندهم أن المرضية والحبلة إذا خوفت على أنفسهما ثم على أولادهما فإنهما ماذا, ماذا تفعلان قال أهل العلم يقلب جانب مسألة الأم في هذه المسألة والقول الثاني أن المرضية والحبلى إذا خافت على سواء خافت على أنفسهما ولا أولادهما إذا أفطرتا لا تطعمان ولا تقضيان واحتج بحديث عادس بن مالك رضي الله عنه أن صلى الله عليه وسلم قال إن الله وضع الصيام عن الحبلى والمرضي والقول الثالث هو كل الذين مشوا مع ابن عباس في أثره أن المرضي والحبلى إذا خفت على أولادهما وأفطرتا أطعمتا فقالوا إذا أفطرت الحبلى والمرض فإنهما تطعمان عن كل يوم مسكنا والقول الرابع وبه أدين ربي سبحانه وتعالى أن الحبلى والمرض إذا خافت على أنفسهم أو على أولادهما أو على كلا الأمرين فإنهما تقضيان فقط ولا تطعمان عن كل يوم مسكنا لا لا تطعمان فربنا سبحانه وتعالى ما عذر المسافر مع مشقة السفر وكذلك المريض مع ألم المرض فأمرهما بقوله فعدة من أيام أخر فكيف يترك القضاء لمن ترك الصوم للتقوي لا لمرض ولا لمشقة أمتنا نسأل الذي لا إله إلا أن يساعدنا في جميع أمورنا ويجعل وإياكم ممن يستمعون القول فيتبعنا أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وأنت من عبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر مجاهدنا في سبيلك حقا في سائر الأوطان اللهم قد بلغتنا رمضان ووفقنا يا ربنا بالصيام وقيام على ناوي يرضيك عنا يا أرحم الراحمين اللهم اجعلنا من عتقائك من النيران قبل انتهاء هذا الشهر يا أرحم الراحمين وأخرجنا من هذا الشهر من ذنوبنا كيوم ولدتنا أمهاتنا اللهم ربنا اجعلنا من المقبولين اللهم ربنا اجعلنا من المقبولين يا رحم الرحيم تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين ووفقنا بقيام ليلة القدر اللهم وفقنا بقيام ليلة القدر وتقبل منا يا رحم الرحيم عباد الله ولمن ربكم سبحانه وتعالى علمكم بأمر بدأ فيه بنفسه وثنى لملكاته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود الفائت مخلص سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Oh,